الحمد لله والصلاة والسلام <clears throat> على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته ibiti asin an shi alayi fara al'amalu bil wal hadith ìmá ṣe iṣẹ́ tó Qur'an síra Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ẹbẹ̀ náà ni àwọn ọ̀rọ̀ nẹ́bíwa Muhammad sallallahu alaihi wa alihi wasallam ilé ìtara ṣàlàyé fẹ́ ní pé bóòlà ìfẹ́ fẹ́ràn Ọlọ́run Ọba àti annabi rẹ̀ sallallahu alaihi wa alihi wasallam a ti ti ṣe àlàyé lè ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni a mẹ́nubà ewu tí ń bẹ níbi ìmá fẹ́ràn àwọn kùfààrì ìmá fẹ́ràn àwọn kìfèrí àti àwọn tí wọ́n jẹ́ àwọn ọ̀tá Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àti àwọn ọ̀tá ẹ̀sìn Islam nítorí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó ti kọ̀ fún wa níbi àwọn àyájú tó pọ̀ níbi ìmá mú àwọn ọ̀tá Ọlọ́run Ọba ká má mú wọn ní ọ̀rẹ́ ayò níbi nínú kata tó gbọ́dọ̀ wà mọ̀ ní wípé hal natruku al-amala wa natakilu ala al-qadar lóòtọ́ ni pé múmini ó yẹ ká ní ìgbàgbọ́ nínú al-qadar nínú qadar nínú predicree Allah subhanahu wa ta'ala ká ní ìgbàgbọ́ nínú the fact wípé wa ma sha Allahu kana wa ma lam yasha lam yakun agbùdọ̀ nígbàgbọ́ wípé in tí Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala tó bá fẹ́ kó ṣẹlẹ̀ ó ní ó ṣẹlẹ̀ in tọ́lọ́hun Ọba ò bá fẹ́ kó ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀ láyéláyé ìgbàgbọ́ mùsùlùmí ni pé Ọlọ́hun Ọba nímọ̀ nípa gbogbo nǹkan al'ilmu Ọlọ́hun 50,000 years gẹ́gẹ́ bó ṣe wà nínú hadith Ànábì sallallahu alaihi wasallam wípé Ọlọ́hun kọ́ tó a inna awwala ma khalaqa Allahu al-qalam in tolo ba kọ́kọ́ dá ni al-qalam fa qala lahu uktub Ọlọ́run wá sọ fún qalam ní pé ya mọ́ kọ kalẹ̀ qala fama aktub ó ní kí ni kí n kọ Ọlọ́run ni uktub maqadira kulli shay'in ila an taquma as-sa'a kọ maqadiru kádàrá gbogbo gbogbo tí ó ṣẹlẹ̀ kọ tí tí ó bìdí ọlọ́ọ̀bá ti mọ iṣẹ́ tó ní kálukú ṣe láyé before ká tó wá sáyé ọlọ́wọ̀ọ̀bá ti mọ tó ní kálukú ṣe ẹ̀mẹ́jẹ̀ ká sí gbọ́yé ká mọ́ lọ síbi àkídà àwọn jàbíríyà táwọn nígbàgbọ́ wípé ọlọ́ọ̀bá ń jẹ wá ń pá láti mọ́ sí tàǹsí ní o èyàn tó ń jalè ní ìsìn wọn ni ọlọ́ọ̀bá ló ń jẹ ń pà ọlọ́ọ̀bá ló fọ́ọ̀sẹ̀ pé ó gbọ́dọ̀ jalè náà nìsẹ̀ rárá o ọlọ́ọ̀bá ti nímọ̀ nípa ń táṣe kó tó dára ọlọ́ọ̀nímọ̀ nípa gbogbo nǹkan inna Allaha ala kulli shay'in qadir tó jí pé ọ̀rọ̀ kọ́dàrù tí yìn ọ̀rọ̀ tó tún fẹ́ jùjù bá ń lọ ní tó tún wọnú léyìí tí ò ní kí a máa go into too much details gẹ́gẹ́ bá ṣe rí níbi àwọn ahadith Ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn gbà náà ń kọ́ lẹ́yìn gbà tọ́lọ wa kọkalẹ̀ ohun ọlọ́ọ̀bá wa ní ọlọ́ọ̀bá wa fàṣá Allahu ọlọ́ọ̀bá wa fẹ́ kìkì ní ìṣẹ̀lẹ̀ kó bó ṣe ṣẹlẹ̀ láyé yìí ẹ́ ọlọ́run wa dá gbogbo táǹṣe ọlọ́run ló dá wa àti táǹṣe àti iṣẹ́ dáadáa àti iṣẹ́ tí ò dá ọlọ́run dá gbogbo ẹ̀

so ọ̀rọ̀ kọ́dàrùn kọ́ wo gbọ̀rọ̀ tí ó ká nínú so jẹ́ pé musulmi ìta mọ́ ṣe nípa ọ̀rọ̀ kọ́dàrùn ní pé kí nǹkan tó ẹ̀ntínà ń pè tí nǹkan bá ṣẹlẹ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ ikú kí ní ìfi ṣẹlẹ̀ tán immediately lámọ̀ ìpí á kí ní nǹkan bọ́lọ̀ ṣe kọ́dàrùn ẹ̀nìyàn bọ́lọ̀ ṣe kọ́ nìyẹn èyí tó bá nígbàgbọ́ ní ilé yìí wàhálà náà yìí

ó wá gba àlìjẹ́nà lódodo fàṣànúyà síruhó lílìí sọ̀rọ̀ a tó ṣe ojú ọ̀nà lọ síbi rọrùn a tó ṣe rọrùn fún so àyà yìí àwọn afọ́lù tafsir ọmọ ìṣẹ́lá yìí pé ó sọ kalẹ̀kọ́ nípa abubakar abubakar siddiq radiyallahu anhu ìtumẹ̀ ní kí abubakar siddiq tó ń ti wípé ó ti wà nínú àwọn mubashsharuna bil nínú àwọn tọ́lọ̀ ti kọ́ wípé wọ́n wọ aljanna Abubakar ni Siddiq ó ti wà nínú wọn tó ń ti bẹ́ẹ̀ ń kọ́ o Ọlọ́run tó wá ń sọ fún wa pé Abubakar o ó tún ṣe àwọn ṣe báyìí ó tún ṣe báyìí ó tún ṣe báyìí èyàn kí ń jò pé wọ́n kú ti kọ́ ìgbọ́nà ti kọ́ Ọlọ́run ti mọ̀ bóyá ń padà wà aljanna bí ló fà nínú àdíta nẹ́bí sallallahu alaihi wasallam pé ànẹ́bí sọ wípé kò sí kan nínú yí tí ìbá ṣe pó ti láyé ní ìmọ̀ nínú àlìjẹ́nà bínú náà àwọn sábà wá ń sọ wípé à afala natruku al-amal aw kama wulẹ̀ kama wulẹ̀ sí kama ni ànẹ́bí ke malu ẹwà ìmá ṣiṣẹ́ wu fa kullun muyassarun lima khuliqa lah ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó lágbára jẹ́ ẹ máa ṣiṣẹ́ because oníkálùkù yìí yóò find it easy láti máa ṣe iṣẹ́ ibi tí ń padà lọ rẹ̀rẹ̀ kí ẹmọ wúra yìí tí ẹ bá ń find it easy láti máa ríbi sí àwọn iṣẹ́ ìntọ́lọ̀ bá sọ ìntánàbí bá sọ sallallahu alaihi wasallam kí ẹmọ rí gẹ́gẹ́ bí àmì pé ah, ọlọ́ọ̀bá ṣàánú mi ni kí ẹ mọ̀ tí ẹ bá ń find it difficult láti tẹ̀lé ọlọ́ọ̀bá títà Nabi sallallahu alaihi wa alihi ó ma ń nira fúnyàn ó ma ń le gan láti ṣe kódẹ̀ lómi kókàn kírun rọ́kà méjì lásán ìnira ni kẹlómíkà gbàwẹ̀ ìnira ni kẹlómíkà síṣẹ́ olóore kó ka Kùrán kẹlómí rí ọ̀rọ̀ ọlọ́ba kó tẹ̀lé kẹlómí fi àwọn tó ń jẹ́ àwọn nǹkan aburúlẹ̀ problem ló jẹ́ fún hey kí ẹ mọ̀ búra yẹ̀wò tó ló jẹ́ pé oníkàlùkù àmọ̀ síṣẹ́ ó gbùdọ̀ síṣẹ́ ni èyí ò gbọ́dọ̀ jòkó tẹ́tẹ́rẹ́tẹ́ kó ní pé ẹ̀yìn wọ́n ní gbogbo ẹ ti kọ́dàrù ni rárá o ànábì ọkọ̀ wa bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ló jẹ́ pé ní ìsinmi kí ẹwà jù pé ẹn tó bá kù alúkọ́dà pé ìbímọ náà ni so ni àbó mọ́ kan jáde láti sámà yóò kan jáde sínú yàrá mi ni àwọ́ àsọ̀fà pé sórí alátún láì alátí ò ní ṣe láyé ni ọlọ́run tó bá bímọ ibi tó túnmọ̀ pé bí akọ́dá ò ní o ní pé ìwọ́gẹ́gẹ́ fún àríwá lọ lọ́nà tó bá ṣẹ̀ríà mu kìkí ń ṣe àwọn ìyàwó ìtí ọ̀nà ìyàwó ìtí títì àbáwọn ìyàwó girlfriend náà ń sọ ìyàwó tó lọ sílé àwọn bàbá rẹ̀ tó sì tọrọ tẹ́sì fún níyàwó báyìí ìyàwó tó bá ṣẹ̀ríà mu ó wá fẹ́yàwó ó ṣe ogún tó yẹ kó ṣe ó padà wá bímọ ọ̀rọ̀ kọ́dà ọ̀rọ̀ tó fẹ́ gẹni lànàbí mi sọ́sọ́lá sàgbé ìdádúkèrè kọ́dár fa'amsikù tó máa ti dákọ̀ kọ́dár ẹ̀sì tí ó kúdá èyàn kí ń bèèrè ìbèèrè púpọ̀ níbi kọ́dár wípé kí ló dé tẹ́lẹ̀ fúwájẹ́ báyìí kí ló dé kí ló dé kí ló dé because àwọn sahaba ti yíwa pé alkọ́dár síbùrùn min asrarillahi fala nakshifu àṣírí kan nínú àwọn àṣírí ọlọ́ọ̀bá ọlọ́run kan àṣírí tó pọ̀ gan sínú kọ́dár rẹ̀ gbogbo tó wà nínú kọ́dár wá ní kò wá sí àbòsí mẹ́ kò sí àbòsí kankan bẹ́ gbogbo ẹjọ́ kó lórí déédéé

khalaqta al-ibada ala ma alimta ìwọ́lọ́ ọba ló dáwọn ẹ̀dá lórí nǹkan tí wọ́lọ́ ọba ti ní mà ó ti mọ̀ pé léyìn in tó lẹ́tọ̀ sí ní pé kó padà wọnú ọlọ́run ọba eléyìn tó lẹ́tọ̀ sí ní kó wà lí Jánnà jẹ eléyìn tó lẹ́tọ̀ sí ní kó àti ọmọdé wá ní àtàgbàlagbà wá ní àárín báyìí lórí kọ́dàrù aláàdá mananta wà áàdá fadalta eléyìí òfún mannú ó sì dẹ̀ra fún eléyìí ò sí fún wà áàdá àáríta wádà lamtọ́ì eléyìí wọ́lọ́ba ó sì nǹkan rọrùn fún ó rán lọ́wọ́ eléyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wà hádà kọ̀bíhù wà hádà hasan ilé oúnjẹ ni tí ó rẹwà ó ugly ilé wa fine ọlọ́wàdà gbogbo ẹ̀ ilé ọkùnrin ilé obìnrin ilé olówó ilé olóṣì ilé ga ilé èyàn tó kúrú ọlọ́wà máa máa dá gbogbo ẹ̀ báyẹn nínú ìmọ̀ ọlọ́wà bá ti nínú tó bá jẹ́ mùsùlùmí tó gbogbo mo gbọ́dọ̀ lówó níṣẹ́ ma wáyé mi ní owó kódà tó máa fi kọrin wọ́n ni ó sáré kó mọ́bà wáyé lásán wọ́n tún kọ lórí bàtà náà kọ lórí tá ń jẹ lẹ́nu ẹlòmí wa ṣe wàhálà yóò se ṣe ṣe ṣe tí ó fi kú kù nílò náà a ní òní òní lówó sẹ́ lákàí tí wọ́n náà lè tó díẹ̀ tó ń ti pé lákàí wa ó ní tó lè mọ́ níbi owó àwọn ọ̀rọ̀bá bí kọ́sà àwọn àṣírí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tíyẹ̀ kíntì imagine gbogbo wa wa olówó ni wá kákọ́kọ́ gbé síbi lákàí tí wa kúkúrú náà ni ó gbogbo wa olówó billions of naira nínú àkáǹtì mi wọ́n náà ni billions of naira nínú àkáǹtì ẹ ilé tí wọ́n kọ́ tó ìmìta ní òbọ̀kọ̀ ẹ́ tí mọ́tò ẹbá bàjẹ́ tàbí ọ̀pọ̀ òtúnṣe ìbójẹ̀ ló ti ra mọ́tò oníkálùkù lówó gbogbo ajẹ́ mílíọ̀nì àwọ́gbá kan akàwà bẹ́ẹ̀ náà ni ẹgbẹ́ padà kódà kò sóúnjẹ tó jẹ because àwọn kan náà dákò lóòkó tí wọ́n fi ra kò síbi tó àwọn tán dákò náà àwọn náà ti ní mílíọ̀nì náírà náà account ọlọ́wà mọ̀mọ̀ dáwà ní pele ìpele levels by levels àwọn kan lówó àwọn kó tẹ̀lé wọn àwọn kó tẹ̀lé wọn àwọn kó tẹ̀lé wọn gbogbo wa àwọn àmọ̀ ní bùkátà síra wa gbogbo ma ní bùkátà sí ara wa because wọ́n náà ní onídi owó kan láti bèèrè nǹkan ìwọ náà fi gbé nǹkan lọ sọ́jà láti lọ ilé tó ti lówó ìwọ náà ní bukata sí kòrò rà tí wọ́n náà ti rówó ìwọ náà ní bukata sí ẹ̀wọ̀n tó ń lò sí ọ láti ra nǹkan lọ́dọ̀ wọn gbogbo wa ma ní hájà a ma ní bùkátà sí ara ah ẹ̀yin náà gbà báyìí ẹ̀yin náà ra nǹkan báyìí ẹ̀yin náà kí gbogbo ọlọ́wà dáwọn kan lólórí ọlọ́wà dáwọn kan láwọn tó mọ̀ tẹ̀lé gbogbo akáwà jẹ́ president gbogbo ni president Nigeria gbogbo wa ni president tàlẹ́fẹ́ mọ̀ kọ̀ntú gẹ́gẹ́ bẹ̀rẹ̀ náà ọlọ́wà tó lọ́gbà ní gbogbo wa náà ni a ní lówó gbogbo akíyàn lọ́rọ̀ ti ṣàlàyé fún anìkọ̀ àn so mọ̀ tí ẹlúwà mọ̀ bẹ̀ẹ̀kọ̀ kí lọ káṣe ń gbà halal hmm? onígbàgbọ́nù kọ́dá ìgbẹ̀tọ́ tọ́lọ̀mbálé mi ó lówó láyé bí n bá sì ní lówó ìní lówó ìní mú tẹni ẹlẹ́ni mọ́tẹ̀mí o ìyìn sì ní wọ́wàkúwa ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀fà èmi ò ní gọ̀ǹgọ̀ débi pé fi gọ̀ǹgọ̀fà níwà mọ́ sí iṣẹ́ tó bí iṣẹ́ ẹ̀dàkẹ̀bá ń wo sí aláàlì ní sẹ́yìn wọ́n láàlì ní à kò sí tó kí ń sàrámù kò sí wà látẹ̀lú ẹ̀ wà anẹ́bì ní pé léìsàl gínà kẹ́sìkọ̀tù àárọ̀dù ìtàn pẹ̀lú owó ẹlùmọ́wò bí olówó oníyàn tó ní tó pọ̀ à tó bá dín compound yẹn mọ́tò tó ní ó tó 500 à àwẹ́lẹ̀ ní owó ìyẹn kọ́ ní pẹ̀lú owó wàlákínàl gínà gínà nínú àkáǹtì láti bí ìgbẹ̀rin kò tó 1.5 kò sì létí púpọ̀ jù bẹ́ẹ̀ lọ àmọ́ ó gba títọ́ pẹ̀lú owó tí mo ní ní àbí ẹmọ́ mú haramu mọ̀ ohun díẹ̀ yìí ni èyí tó bá ti tó sé gàrí ló tó mímú láàrọ̀ bá ti gbé ti mú gàrí ó tún jọ sán ẹ̀bà tún ní ẹ̀tún bá tẹ̀bà náà ó tún dalẹ́ kò fi sí ìtàmí sé gàrí tún ní ẹ̀tún bá gbé gàrí wa ó wà gba títọ́ kò wá wà kú wa ẹni àwọn ìlú àwọn ìlú ilẹ̀ mọ́ gbé ayé gẹ́gẹ́ bí olówó ọkàn wọn wà free àmọ́pọ̀lọpọ̀ nínú ọ̀rọ̀ tí wọ́n bí gẹ́gẹ́ bí olówó ọkàn wọ́n balẹ̀ owó tí ò bá ti sí bẹ̀rù ọlọ́wọ́ bá ń bẹ̀ tí ò sí pé yẹn nígbàgbọ́ nínú kọ́lá because owó yóò ní tó wọ́n náà mọ́ wọ́n dá ipé alùmí ah, ò ní kìí kan millions of naira nínú account wọ́n tún kówó sínú ilé bá mú wọ́n tún dí sínú àpò owó wọ́n tún bàjẹ́ sínú ilé ní tí wọ́n wà níbi àwọn kí ní owó ayé ayé tí yẹn bá ti kó sẹ́mínú kí n tó wọ́lẹ́ kí n tó wọ́n kàn máa rí ah, nítorí tó bá ti lóde lùgbà báyìí ó tún bílítà ara mo tún ti kó ní lẹ́bù àwọn ilé mo tún ti lé àwọn kan ó tún ma lé wọn látàrí abẹ́ ọkọ̀ àwọn tó bá ní bùkátà sí kó náwó fún wọn ó nílé náà because ayé ti gba máìjẹ ó tún fẹ́ bọ́ sí next level tí a tún fẹ́ next level yíwa ní ṣígbẹ́ kó náwó sọ́dọ̀ àwọn ènìyàn so ló jẹ́ pé gbogbo kìíní view wa bóòlá ṣe ń view ayé view tó ẹ ká mọ́ fi wo nǹkan ò ní view bọ́lọ̀ ṣe gbé kalẹ̀ bá nẹ́bí ṣe gbé kalẹ̀ sallallahu alaihi wasallam in tí yóò fi lálàáfíà ni

wà dẹ̀ feel okay pé ẹ̀hẹ́n kí ló wá ṣẹlẹ̀ àmọ́ ìlúmíwà tó pé 10 million naira wà ní account inú wò sí ní dùn inú wò ní dùn wọ́n 10 million yà mú rí bẹ́sá pé 20 million lé ní àà kíníkà ó ní fẹ́ lọ ṣe kíníkà owó ìwàsùn wọn mọ́lẹ̀ ó wá sọ wọ́n dẹrú ayé ẹ̀yin ò máa wọn gẹ́gẹ́ bí olówó pọ́n ló mọ́tò bẹ̀ẹ̀bẹ̀ẹ̀bẹ̀ ẹ̀yin ò nímọ̀ bí i reality àwọn gangan ló lùsì àwọn ọ̀tọ́ olówó àmọ́ mi ò nìní alhamdulillah ala kulli hal kẹ́sì tèmi sáà mọ́ti bàjẹ́ kẹ́sì tèmi mọ́ti bàjẹ́ èyí tọ́lọ̀ lé mi ò nìní because ó ti mọ̀ pé target yẹn ni kókò wàlìjẹ́nà sórí inú àlìjẹ́nà yẹn gbogbo gbádùn ní bẹ́ẹ̀ kúrò gbogbo gbádùn ayé tẹ́yẹn ó wà nínú àhàdíth orí ilẹ̀ lọ́dọ̀ nẹ́bí sallallahu alaihi wasallam pé nínú jẹ́nà àwọn tó wà jẹ́nà kọ́lọ̀ sí wà ní ọ̀tọ́ bá ti wà jẹ́nà gbogbo ìgbádùn kan gbá láyé wọ́n gbà gbogbo ìgbádùn tàbí fílẹ̀ nítorí pé wọ́n fẹ́ tẹ̀lé fẹ́nu fa amma man khafa maqama rabbihi wa naha an-nafsa 'anil hawa fa inna al-jannata hiya al-ma'wa in bainana al-janna ma la 'aynun ra'at wala udhunun sami'at wàlá khatara bí báyìí ahadin min al-bashar in bẹ̀rẹ̀ aljanna in tó jú òmìnirí in tẹ́ tí ò gọ́rí in tí ò kọjá lọ́kàn ọmọ ènìyàn rí láyé nínú ìbádùn in bẹ̀rẹ̀ nínú aljanna ìwọ ọmọ òwe pé ẹlẹ́kùn ìgbà tí kí ní nǹkan díẹ̀ ìbí kílẹ̀ wá jẹ́ náà yìí wọláyì yóò tó fọ́ láti fi gbogbogbò táyé rẹ̀ ẹwà mọ̀ wà dìtà nẹ́bí alẹ́bí sọ́sọ́lọ́sọ́lá pé ọlọ́wọ́ èèyàn tó gbádùn jù láyé yìí tó gbádùn jù tó bá lẹ́yìn tó gbádùn jù bí ẹjọ́ gẹ́gẹ́ bíyà kódà bíyà kò mọ̀tán pè ní àgbẹ̀ ẹlòmí ọ̀pẹ́ yà ń jà òyìnbá ẹlòmí kan wà kò tẹ́wọ̀n tó bá ní pé lágbájọ́ òlọ́wọ̀n kò lóyìn tó gbádùn jù wọ́n wá tí bọnú ná for just a blink of an eye kákan lájú ká parí wọ́n wá mọ́ jáde padà wọ́n ni sọ kí náà ṣe gbádùn kí ní gbádùn kí náà ṣe gbádùn èmi ò gbádùn láyé mi ìyá a second ìyá a blink of an eye ó tó láti gbádùn gbogbo gbádùn ayé wọ́n wá mẹ́ni tó jẹ́jàdù láyé ẹlẹ́ imagine tó jẹ́jàdù tó jẹ́jàdù láyé àwọn adìkẹ̀ sí aljanna just a second nínú àwọn aljanna náà ni o wọ́n ni tó mọ̀ tán pè níyà yóò níyà ọmọ yóò níyà ṣe kíní kan tán pè níyà a second in the paradise is enough to forget all the punishment of yours, àbí all the torment àti ogun wàhálà tí yẹn rí ìyẹ̀ tó bá jẹ́ múmi ní tó bá kó gbélé síwájú ó wà fẹ́sà rẹ̀sà kódà tó bá padà wà lówó láyé ní tó wá fọ́ nìyẹ̀ tó bá lówó wá sí lówó kódà kó mọ́ ní tó lọ́nkà fẹ́ ní pé wo iṣẹ́ wo ló jẹ́ halal kó wá mú kó wá mọ̀ bá ti ẹ̀lọ èyí tó bá ti wá rí wà ní tó pẹ̀lú ẹ̀ owó owó owó ẹmẹ́jọ wà lọ́kàn wa because ní problem tán fèsì jù láwùjọ o ní pé owó owó owó ádà ádà ádà á ní á ní àwọn ni ti gba máa ń jíwa débi pé ó ti fọ́ wa lójú kò jẹ́ ká rí nà mọ́ kò jẹ́ ká rí nà rí ewu tí ń bẹ níwájú wa báyìí kí èṣe kékeré wọ́lá ewu bẹ́ mo fọ́lọ̀n bọ́ra tí ẹ̀ bá já sínú sàárè lórí pátipàti yìí èyí ó sì òfò nífà ìwà mọ̀ orí pé à ah, kọ́lọ̀ tí ẹjẹ́ ń padà wá ìṣẹ́jú kan a second kí ẹkàn wáyé kí ẹkàn wáyé kí wá tún gbọ́n tí mo ti bàjẹ́ kí wá tún ṣe kò ápù ní bámú ẹwà àwọn èèyàn ti di owó sẹ́mì ayé kí dẹ̀ láwọ́ à ń wo àwọn táà ń rí láyé

gbogbo táńdò dẹ̀ ni ó yàtọ̀ gbogbo wọn èyí tí ó nìyàn tó fi yóò fọ́nkẹ́ yẹn ọ́ndrẹ́ lọ sí hajji ó ní owó bẹ́ àwọn ọjà mọ́ wọ́n kọ́ wọn jẹ̀ lómi odò ni àwọn adé ọkọ̀ tó yìí ti gbàmì sínú odò ó ní alhamdulillah ìfì bá kàwà fún bó sì wọ́n kí lórí plane tó gbé okùn Saudi ní ẹ́ ha yẹ́ wàhálà dé o kìníkà o kó dà lórí ọmọ ṣẹgbọ́n mẹ́wọ́n náà ha orí ìyá mi kí ló tó wá sùn lọ́rùn wọ́n kójú omi tèmi ló wá dánù millions of naira ha mo ti sòfò ayé mi ti bàjẹ́ orí bí ti ṣe mí ṣe bí tí wọ́n mọ̀ sọ́njẹ́ ẹnu nígbà tó kàn pé rẹ̀ mùsùlùmí kò sí imani kò sábóyé ẹ̀sì kò sí kádà kò sí gbàgbọ́nù kọ́dà kò sí kẹ́kẹ́ abáni alhamdulillah yíṣin bá ti ẹ lọ ah alhamdulillah wọ́n wá dé padà ẹlùmí tó dé again tọ́ akọ̀dà rí pé kìí sọkọjú omi ló dánù tẹlùmí ni ó ní alhamdulillah nítorí bátàwà fún lọ ẹwọ́rú ìgbàgbọ́tẹ̀ ní èyí ní báyìí a ń bèèrè rẹ̀ pé kí ó sọ alhamdulillah aláàkọ́ ẹ̀tẹ́lẹ̀ kejì ó nígbà tí ẹ sọ fún mi pé ọkọ̀ ojú omi ẹ̀dánù gbogbo dúkìá tó wà mẹ́ti lọ ó ní alhamdulillah because ìgbà tán bí mi sáyé náà wọ́n bí pẹ̀lú kẹ̀kẹ́ tẹ́lẹ̀ náà nígbà tí mo wá sáyé ṣé owó wọ́n bí pẹ̀lú owó ni bóòlù sí wájẹ́ dandan kí mo gbùlò lówó láyé ìgbà tán bí mi Benz wọ́n bí pẹ̀lú ẹ̀nà ta ló wá dí pé dẹ̀dẹ̀ mọ́ gbùdọ̀ ní kí tó kú so ọlọ́run tó fún mi náà ló ti gbà padà wọn alhamdulillah wọ́n tó wá nígbàgbé kí bọ́lọ̀ ti ṣe gbà wọn ọlọ́ padà tó fi sàn lẹ́sàn ní bò mí bí mùsùlùmí ṣe máa ronú ní o àkí ronú bí àwọn kèfèrí o contract kan wà million ó kàn kú one symbol kí ní ó wà bọ́mọ lọ́wọ́ alhamdulillah ó nígbàgbọ́ nínú kọ́dá wípé ma ẹ̀kílẹ̀ pé ma kana li yusibak lam yakun li yukhti'ak ma asabaka lam yakun li yukhti'ak ó gbà wípé in tó bá ti bá ọlọ́wọ̀ kọ́kọ́ yóò yẹ olù wà ma akhta'ak àdíta nẹ́bí ni in tó bá ti yẹ ọ ó dà kúkú a second round kan yẹ ọ lam yakun li yusibak ọlọ́wọ̀ kọ́kọ́ yóò bá ọlù gbàgbọ́ kò lè mọ́ lọ kó ṣe bí àníbàgbọ́nù kádàrí náà àìní àkídà tó gbádùn náà ni in tó ń fàkà yẹn fi yàrí ní ẹ̀ ah inú kẹ business mo ń ṣe àwọn ìrìnṣẹ́ tí wọ́n rajà dáadáa mọ́ àbẹ́dàkẹ̀ bá ń wóka òká tó ṣe òká tajà in àìníbàgbọ́nù kádàrí nígbàtàwọn yẹn wára lánàá so complain àwọn ìwà wálé ni ó ṣe sùúrù ni ó nígbà àti padà wá wá pé wọ́n wá rí gẹ́bí nǹkan yẹpẹrẹ ayé yóò sí lẹ́mí wọn ẹlòmí wá ní ayé ò sí lọ́wọ́ rẹ̀ ẹ̀mí rẹ̀ lọ́wọ́ kò tí lówó àmúwàlá ti fẹ́ pa tí bá ti lọ lórí títí bí ó ṣe mọ̀ ní ah ọmọ bó ṣe ah gbogbo lówó mi ah ṣe mi wà ráyé wà ní ah, ah ma ah, wáyé mi ní lówó ah kò pọ́síwò tí kò wá ní sí tí yóò lè ṣe mọ́ sí ẹ̀rọ bí á ó kàn yí sí kẹkẹ̀ dédé jíjọ kan kí wá òbí mo fẹ́ gé orí ọ̀rẹ́ mi láti fi lóòrùn ní oízi kò ízi ni ṣètọ́nù ma ọ̀rọ̀ sí díẹ̀díẹ̀ ó kàdà a ní mo ti lẹ́nìkan tó ń sọ báyìí fún mi rí ní ìṣẹ́jú ẹni yìí sọ fún mi bẹ́ẹ̀ mọ́

nínú ìṣìta tó wá ní wípé ṣẹ́rí àti ká change mind wa perception wa ní wípé owó ní gbogbo nǹkan àyí tó bá ṣe ti ilẹ̀ ní gbé irọ́ ni wallahi irọ́ problem tàti ní láti kékeré problem tàti ń gbèsè wa lẹ́mí ni lónà owó òfúwa tó mẹ́ nìsìn nǹkan pọ̀ mo fi ọlọ́m bọ́ra tàbí sọ pé wọ́n gbogbo nǹkan àmì àwọn èèyàn àlóò ni àgbákólé ayé wọn ta ló ń sọ fún ọbẹ̀ ẹ jẹ́ ká change mindset wa ká change perception wa bá ṣe rí ayé ẹ jẹ́ ká rí pé ìgbẹ́sìn Ọlọ́run ọba yé ni gbogbo nǹkan ìjókòó ti Ọlọ́run ọba ká dúó ṣinṣin lórí ẹ̀sìn Ọlọ́run ọba ká wá wà lí Jánnà gangan náà pẹ̀lú success wa man zuhziha ọlọ́run ní pé ṣe rí ní tó bá tọ́lọ̀ in tẹ́ ń pè ní success lélé oké ah mo padà make alhamdulillah mo make o ní pé wà mọ̀n zuhzi ya hannun náà èyàn tọ́lọ̀ bá lá kó nínú náà ó di yamal kiyama kò sókọ̀ rẹ̀ nínú àwọn tí wọ́n wọ́n náà wà ó di khela aljanna an wà mọ̀ wà aljanna fakọd faz ọlọ́run sọ fún àrẹ́nu kòrán ní pé ilé ló mẹ́kẹ̀ tó wá kọ́lé sí banana island tó lọ kọ́lé sáàrin orí Dubai ìwọ ló mẹ́kẹ̀ ọlọ́wọ̀ sọ́bẹ̀rí ó lé nínú Qur'an gbọ́lọ́ ti rí ń tọ́lọ mọ́ ní kí fawz alfawz al'azim alfawz ìlà ipé yẹn mẹ́kẹ̀ èyàn wà successful fi dunya wal akhirah kò sí ẹbà láyé ìlú tó ti pẹ̀lú pé wọ́n ní kẹ̀mọ́ owó àrígẹ́yẹn ní dúkìá tó pọ̀ àbóbí mọ́ rẹpẹtẹ abadan tọ́lọ̀ fọwọ́rẹ̀ ànẹ́bí àṣà ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam tàbí sórí ẹjú bí i sàn Nabi sallallahu alaihi wasallam alọ́wọ̀fọ́ oróyìn in ẹ̀sìn ti ọlọ́ọ̀bá ọlọ́n láyé fún mi ní tán gbogbo nǹkan tí máa rí láyé náà fi ṣe ìjọsìn fún ọlọ́ọ̀bá tó ní gbọ́ kí ní owó yóò wà lọ́wọ́ rẹ̀ nìkò níwà lọ́kàn rẹ̀ ìwọ́n ló wà lè ná sójú ọ̀nà ọlọ́run ọba ipé ah, a àti mọ̀pá ọlọ́run ya wá sí ráyé ní o wà mọ̀ ná sójú ọ̀nà ọlọ́run ọba wà á ń fi kù ó mọ̀ ná ó mọ̀ ná ó mọ̀ ná ó mọ̀ ná sójú ọ̀nà ọlọ́run ọba ìwọ ni ó easy fún láti lè ṣàánú àwọn èèyàn tó wà láwùjọ níka aládùúgbò ah, mi ní gbọ́kọ́ àjọ ìjọkàwò ní kéde kaba ẹja fún ọba ẹja fún ọba ẹja fún ọba àbí ṣe ìwọ náà ti máa ń wọ́n dá ipé akàwà àwọn èèyàn pọ̀ ládùúgbò tán lówó tó ń ti bẹ́ẹ̀ ìyá sí ń jẹ àwọn èèyàn àwọn olówó sì wà ládùúgbò wa

àti lórí ojú ọ̀nà anábíwa muhammad sallallahu alaihi wasallam so tó bá dọ̀la inṣáàlá a complete ibe so haza wa sallallahu wa wasallam ala muhammadin sallallahu alaihi wa sallam wa ala alihi wa ashabihi sallam wa subhanakallahumma wa bihamdika wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh